الأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا أمة الخير واعلموا أن الله سبحانه وتعالى قد جعلكم خيار الأمم لأخذكم بالوسقية أثنى عليكم ربكم في كتابه العزيز بقوله تعالى كنتم خير أمة أخرجت للناس فقال سبحانه وتسامى وكذلك جعلناكم أمة وسطا كيف لا وقد أرسل الله سبحانه وتعالى إليكم نبيا ما لم يكن إثما فإن كان إثما كان أبعد الناس عن أمتنا لما أراد الله سبحانه وتعالى خلق أبينا آدم دعا ملائكته وأخبرهم بما يريد فقال سبحانه وتسامى إني جاعل في الأرض خليفة عظم الموضوع أي الملائكة وفخموه فقالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء لكن الله سبحانه وتعالى بعلمه الأزلي أخرج من ذرية آدم من يعبده خالصا ولا يعبد معه غيره وهم الصالحون ولكن كلمة خليفة تنبئنا بأن هذا المخلوق سيحكم بين الخصمين لأن هذا من وظيفة الخليفة فإنه يكون حاكما بين الخصمين وإلى غير ذلك من الأعمال التي يقوم بها الخليفة أو الحاكم أو الأمير أمة الإسلام لنعلم أن كل واحد منا يسعى وراء السعادة لكن الله سبحانه وتعالى قد قدر مقادير كل شيء قبل خلق السماوات والأرض بخمسين ألف سنة ومما يدلنا على أن الجميع يسعى وراء السعادة لا أحد إلا ويريد أن يكون رافع الرأس في كل وقت لقد جاء في الصحيح من حديث أبي سعيد الخضري رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استخلف خليفة ما استخلف خليفة إلا وله بطانتان بطانة تأمر بالخير وتحبه عليه وبطانة تأمر بالشر وتحده عليه والمعصوم من عصمه الله أقول فلما بعد سواء المسلمين أتون ترى لي في إكرات إيه كري فالنبي صلى الله عليه وسلم أنتم بعنا لا تتكيف مقوى aláwọ̀ bá ní sàlẹ̀kún kí annabi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn aráalé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yẹ́ ma yànú ẹ̀sìn mo bẹ̀ẹ́ kó ṣe wá lẹ́sọ̀ pẹ̀lú ìyọnú rẹ̀ ti tòótọ́ tó jẹ́ wípé ọ̀rọ̀ wa níbi ìpáyà rẹ̀ yóò dájú gbangba ẹnìkọ̀ọ̀kan wa lọ gbogbo lára wọ́ sí kọjọ́ kó sí bẹ́ẹ̀ fún wa bákan náà ìntà ń bábọ̀ níbi ìkútúbà òun náà ni àwọn ìwòsàn tọba dẹ́dà tó fi síbi ìgbésẹ̀ ẹbú kíṣẹ́ ìfàmù bá ń gbé láti dàrin lọ́kọláya rú ó fi wá di pé ó ti rí ọ̀dọ̀ ìyàwó gbà wọlé ó wá ń ṣe bó ṣe wù kí ni ọkọ ó fi wo ààrẹ ààrẹ kan ni akọkọ àkọ́kọ́ àṣọ̀kejì mẹ́ta ni a sì lẹ́ nìkan ọgbọ́dọ̀ fò kúrò níbi àkọ́kọ́ kọ bọ́bí ẹlẹ́ẹ̀kejì kò sí gbọ́dọ̀ fẹ́lẹ́ẹ̀kejì lẹ̀ kó sáré bọ́bí ẹlẹ́ẹ̀kẹta àti ẹka sọ o ni wàgbìrìbò òhun ọba dẹ́dà tí ọgbọ̀ ẹ̀yàn ló dìkọ̀gbọ́ ẹ̀wà náà gbólẹ̀ ẹ̀wà náà káwà fi ilẹ̀ bá jẹmáà ìgbàta arúgbùta aráyé ó ní gbogbo wáǹsí wáàsí láàrẹ tó jókò láàrẹ tí ń gbọ́ anábì wasallam kútùbà ohun o náà lọ bá gbogbo ń o ni alẹ̀ amúnù kọ́kìyàn ọba nónù táà bá ń gbọ́gbé ń ta táwà gan bá ń bẹ́ bí àátílẹ̀kùn mẹ́rin pé igbé yẹn kọ́mọ̀ wọnú bí táwọn èèyàn bá sì ń bá ń igbe tí ó pà a padà máa wo in tí ó ṣẹlẹ̀ bóyá sígéètì ní o bá ní sígéètì àmà jẹmáà mú ń fi àsìkò irú àwa mùsùlùmí gbogbogbà o ní kọ́ máa jẹ́ tuntun nígbà ìyàwó wípé ekú wá lójú òpó bẹ́kú bá sì ti lójú pò kìí eré sá jẹmáà kí wá ní tí ó chẹ́njì ìkútúbà nítorí wípé gbogbo táwà ń ṣe láyé àwọn òṣè abata ń wàsúdà musulmi òṣè lérè wọ́n bí àwa èntọ́ wá lè jù bẹ̀ ó lẹ̀mí wa gangan orí kílọ̀tánlé jẹmáà tí a bá ní sásìkò ti kó nú ọlanú rẹ̀ nínú ìlú òtító tí a bá ní sásìkò tító kí ìmá fi búrẹ́dì kó ní lómi ọbẹ̀ kó débì kan dúó nínú ìsẹ̀mí ẹnkọ̀ọ̀kan wa òtító ṣùgbọ́n gbogbo ọgbàtọ́ Nabi sallallahu alaihi wasallam ẹ ma rí wípé jókàntá yóò fi nísinmi sallallahu alaihi wasallam kí la wá fẹ́ máa sọ ìlú ríbó sí rí tó tọ́ nǹkan ọ̀rọ̀gbọ́ nǹkan lè kí lọ fà jẹmáà àwọn kan wá ń kóra wọn jọ pé láti ọ̀lá lọ àwọn bẹ̀rẹ̀ sáwúrọ̀ kí là ń pè ní sáwúrọ̀ àwọn jáde sí jọba àwọn ó sì máa pé àwọn ọ̀gbáwó àwọn ọ̀gbáwó àfi kí ọjà bí ọba já sí kí lójúṣe ìsìláàmù ń bẹ kí lọ́kẹ̀ẹ́ ní àtẹ̀yìn bí eléyìn mítí ìkan ni àwọn oní ẹ́nṣẹ́ kò ní dìká àwọn emi ẹ́fẹ́ lò èmi àtẹ̀yìn bóòlàwó sì wá tají tààfì ma wípé ayó ayó in tààfàyé wa se wó bíá jẹmọ́ àkàtọ́ oríjìnà Allah subhanahu wa fún oṣùfánà sàṣọ́rọ̀ mi wípé ìgbà tí ní èdè àbáyí tó jẹ́ adama mo pín ọmọ màláíkà mo fẹ́ dá ẹ̀dá kan sórílẹ̀ mo sì fẹ́ fi sí aṣojú bẹ̀rẹ̀ mo fẹ́ fi sàṣojú màláíkà wọ́n gbọ́ yé fẹ́ à tó bọ́lọ̀ fẹ́ dẹ́dà sórílẹ̀ tí ó máa sìn ọ́ à nídìí àti máa lọ́yà rẹ̀ ṣùgbọ́n tí ó máa sàṣojú yọ́ ma jà láàrin ya méjì wà láwọ́ ma ṣẹlẹ̀ àwọn kan ma dà lórí kàkà ọ̀dọ̀ má dá irú àwọn ẹ̀dẹ́ lè o ṣe jáwọ̀ ma bọ̀ mẹ́ sẹ́mà náà lòkún kún rẹ̀ orùkú ọba in tí ń bá sì di ẹmàlẹ̀ nínú àtẹ́yìn ń pa ápọ̀ yìí kó papọ̀ yìí àwọn ọ̀rẹ́ mi tẹ́yìn góòkùn nífẹ̀ẹ́ wọ́n bẹ̀ẹ̀nà wọn o ọlọ́ndawa lótìtọ́ ọba dẹ́dà ó gbé ilé ayé ìkalẹ̀ dúkìá ni fi ilẹ̀ bẹ́ ó

kò lókí ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀gbọ́n ni ẹlòmíì lókí ẹsẹ̀ ẹsẹ̀ rí ogbò gbogbo bí ọba bára rẹ̀ ń máa jọ sí ẹ̀lẹ̀ yìí tó bá jẹ́ pé tí bá ń bẹ̀ ibi ojú tí wọ́n lú fún lè jẹ́ mẹ́rin nítorí pọ́nkálukú kẹsẹ̀bọ̀ bí sáìsẹ̀ bá ṣe sígí ní o bọ́bá ṣe rí jẹ̀mẹ́à a ní kò sí tí ó ń se ọlọ́ mú wá sọ̀sọ́làm táwá tútútútú táwárí pé ah! àwọn ilé àfikín ọlọ́mọ sọ́nkọ́rọ̀ ilé yọ̀fà anábì náà wí ni kò bóǹgan mú àwọn ọkọ́ náà ti tẹ̀lé ni ọjẹ́ làwa tó fi gbélé kí láwá bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n ẹ̀sájà máa sọ láìnira ń kọ́rọ̀ kò sí ó ń sọ́lọ́n sallallahu alaihi wasallam ọwọ́ afẹ́ bá ní kí ní kíkì tí ó kọ̀ dàrú mánú ọlọ́run ọba gbogbo àwùjọ kọ̀ọ̀kan ilé tó kọ̀ọ̀kan tí fi jẹ́ pé eku bí ọmọ akẹ́ bí eku ẹyẹ ẹbẹ̀ ọmọ adún bí ẹyẹ gbogbo o náà ni òfin ọlọ́run tí ń ṣe ṣàrọ́ ìrùlọ ìtumẹ̀ náà ọba dẹ́dà sí òfin bá ṣe sayé ọwá fi rán ní sọ̀rọ̀sọ́lám ọwá ń sàlàyé fún ànábì pé gbogbo ẹn tí ó bá sì ti máa jẹ olórí fún yín in ire in abọ́ náà fẹ́ kọrùn bọ́bẹ̀ kèrè bá ọ̀tẹ̀ o àwàmọ̀ tí a bá wá ní manual yìí ó ń làsírí ayé tí gbogbo nké ìdá nígbàtẹ́ bà rí àwọn tí ó yọ pọ́npọ́ tí tí wọ́n lọ mara petrol kìí ṣe kẹrẹsí o pẹ̀ ibò mọ́nà wà àwọn sun tẹ́rù tẹ́rù eru rẹ̀ àwọn tó dàsódò àwọn mùsùlùmí lẹ́ẹ̀tọ̀ bá ń bẹ ha fẹ́sẹ̀ rí àwọ́ tí a lẹ́ àwọn mímọ̀ ní ẹtí ẹ̀ẹ́dẹ̀wò fọdún kan kí sì ni ẹ̀ ń sáà fún bẹ́ ẹ̀yin náà ń sáà fún tara yí o ń kálukú ti fi abọ́ra ìsì kan dìbò àwọn tí wọ́n gba owó tí wọ́n pẹ̀lú bìtọ́ọ̀kọ̀ nípa pé ayé ti advance dédé ká tún máa háwó léèyàn lọ sájà bí richard card ní sájà 100,000 bẹ́ 200 bẹ́ 10,000 bẹ́ oúnkàlùkù ti gbaa wọ́n ti fọ́jú ẹ̀pọ̀ ṣẹ̀rí ọlọ́run ọba táà lò òun dúó lódìdí wípé àtàwà o àtàwọn tí ń darí o àájọ máa lè ní àwọn èèyàn wà gbọ́bẹ̀ ilé ìsànyẹ ìdẹ̀yẹn náà dáadáa gbogbo ẹn جاء من حديث الذي أخذ من بخار من حديث أبي سعيد الخدري رضي الله تعالى نرضى أبي سعيد الخدري أنا أنا وقال صلى الله عليه وسلم دوكا أنسي الله واني ما استخلف خليفة إلا ولو بطانتان ọba adẹ́dà lọ sọ yẹbẹ̀ ẹnìkan ò ní máa wà nípò ìdarí láàyè kan lórílẹ̀ ìdarí wà lè gẹ́ stẹ́pù present látòkè okay. senator federal honorable kìnnì kan kwasa sọ bẹ́ẹ̀ sí yàn wọn tí èdórí governor chairman ọgbọ́ gàkọ́ ọ̀kan lọ́fíìsì kọ̀ọ̀kan ẹ̀ntọ́rẹ́dì gbogbo àwọn kọ́stọ́mù ẹ̀ntọ́rẹ́dì gbogbo àwọn àmì ẹ̀ntọ́rẹ́dì kìnnì kan gbogbo tí èyàn bá ti lè rí ọjẹ́ láyé tí ó wá fi sí aláṣẹ tó fi wá di pé ń pàṣẹ fẹ́yàn méjì mẹ́ta sókè ìlà wọ́láwù bìtọ́nà tán bìtọ́nà lè dé lárúbáwá ó lásọ àwọ̀tẹ́lẹ̀ kí sì ní ọmọ kan tí ẹ̀ o ní ọmọ kan àwọ̀ ara bìtọ́nà ó làwọn ẹ̀dá tí ó sùn mẹ́nì kọ̀ọ̀kan wa a lè rí ẹn fún rárá wọn ò ṣe é gbé nǹkan fún ó ń kàlùkú wá ní bìtọ́nà àti ẹ̀ bìtọ́nà wà lẹ́ni tó jẹ́ wípé fúnra ọba dẹ́dàá ni ó ṣe yín lẹ́ni tí ó máa dàmú ara rẹ̀ fún tọ́n àgbàtẹ́ ẹbá tó tàṣírí yí fún kọ́dá ìmí ń bẹ tàṣírí yí ó tù wípé ìndà yìí dẹ́ẹ̀bà sí kùkí bọ́bá ti ṣe díẹ̀ tó ti fẹ́ sí in tó ṣe òun náà lẹ́tọ̀ máa pẹ̀pẹ̀ ìlàwà eh, fẹ́ ṣe àti primary school láti jọ wọléwọ̀dé kan tó jẹ́ pé ta'muruhu bil khair àwọn òdù ò lè lọ́rùn dáadáa lọ́mọ̀ ṣe dáadáa ah ah ah ah Mr. President emesi báwo Mr. Governor ah ah ah ah ah bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ó kọ yí kọ́ àwọn òdù wàtà hìndú wọ́n tún wá máa ràn lọ wọ́n àti lọ́rùn lẹ́ lórí dáadáa tí wọ́n bá fún ní ìmọ̀ràn rẹ̀ wọ́n wà dúó pé kápẹ́ ní ó mú ogun lára àwọn àwọn rẹ́dì gbogbo olórí ní òní wọn wọ́n ni tọ́ọ̀nà tó ń àti àwọn alásùnmọ́ wọn níwọ̀dé kan tamru bishir àwọn ògbẹ́ tí ma ti pé ẹ eh, but mú sí wo yìí tàà bá bẹ̀rẹ̀ tí kó bá lè lẹ́ṣì nǹkan èèpò bó Mr. President èèpò bó a ní ẹjá kó fáwọn àmì kí wọ́n tó lọ rọta ah, wọ́n rí mẹ́ni sí ibẹ̀ ni eh, ẹjá bẹ̀rẹ̀ o láti bẹ̀rún pùsùrùnù kankan o kílẹ̀ rọ tàà bá oúnjẹ gangan kọ́ oúnjẹ hmm. fóònù làwọn èèyàn fẹ́ máa rà ní ìsìn bẹ́lò mí ọjọ́ látàrọ tó bá ti ń tẹ fóònù ṣe bí ń gbọ́ ọjọ́ tínú ẹ̀lẹ́ ní tẹ fóònù àwọn eléyìnwò ní fún mọ̀nà Mr. President ṣe báyìí tó náà bá wá wọnú lé lọ fún wọlé kí ni ò pè mi o nígbàtí ọmọ ìbọ̀lẹ̀ sí ọpàá bó ṣe ẹ̀tì dàró kọ́dà àtútù ayé bá irú àwọn ojú ọ̀nà tí ó gbà rọrùn oníkiri káwọn òsì ṣe rí ọ̀rọ̀ báwọn ẹ̀ṣẹ́ ń pariwo irọ́ ní ń pàwọ́ sáàrẹ tí ń kọ́lé ní ẹ̀ṣẹ́ ń pariwo ẹbí sáàrẹ tí ń rọkọ̀ nú wọn ni ẹmẹ́jẹ́nà ẹ̀kọ́ alẹ̀ mọ́yí sí àmà ní yíbọ̀dẹ̀ ó aṣọ́bẹ̀lẹ̀ wọn kẹ wọ́n lẹ́ ń bọ̀ bàtà ẹjẹ́ asinisi tó kú báyìí ilé kọ̀ọ̀kan ẹjẹ́ ọmọ àsán wá 1 million lóṣooṣù kẹwàá sọ pé lẹ́fẹ́ fi sí ọ̀nà pa 1 million síwàlá wọ́n sá lọ bẹ̀rẹ̀ ní gbogbo bẹ̀rẹ̀ bìtọ́nà wà àwambọ̀ ọba dẹ́dàá ọwá fi àwọn aráàlú sí abẹ́ ìjọba sẹ́ẹ̀sì mà ìjọba tí ń jẹ́ ń pè ní ìjọba fúnra mi mo jókòó mọ̀ wá ń rò pé kí ní jẹ́ ìjọba gẹn mo wá rí wípé ìjọ àwọn ọba tó pọ̀ tí a ń darí oníjẹ́bẹ̀ ọba ni pẹ́sẹ̀ntì ọba ni sẹ́nitọ̀ ọba ni gbogbo àwọn kíníkan ẹ̀nẹ́rẹ́bù spíkà ní kíníkan kàkà ìgbàwó ọba ni ẹ̀tẹ́m̀bẹ̀ ní àwọn èèyàn bí ọba lókù gọ́ọ̀lùkútàn ó ní ọ ṣẹ̀ríà ní alò ní ó lọ́m ìjọba tó fọ́lù fọ́lù fọ́lù tó tó bá ń tí ó tún fi rí di pé wọ́n parí ìjà láàrin ọ̀rẹ́ méjì kí lọ fàjà ó lóun pé ọ̀rẹ́ àwọn sápè jẹ́ ń lè ń kọ̀ wá ìdẹ̀kù ti dé wọn àwọn wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀yin ó nífẹ̀ẹ́ wọn àwọn ẹ̀sànú àwọn olórin inú wọ̀tùsọ̀lúnà àríwẹ̀sọ̀lúnà àríkùn àwọn tọ́nà bá dẹ́kọ̀rọ̀ wọ́n mẹ́sàdúwà fún yín tí a bá jókòó ìfẹ́ yín ní a jókòó pé ẹdúó ìjókòó tàfẹ́ jò ì bóò làwọn aráàlú òkú ṣe rí dẹ́kọ̀ sí bẹ́yìn náà bá sì ń fẹ́ tí kọ́ pín ẹfẹ́ jókòó ẹ ma dáfòtò lò ẹ ma wá sàdúwà pé ah, lọ́mídì ọ̀rẹ́ wọn ó ní ah! bá tí ọmọ bá ti wọ gs1 yọ́ lọ́kọ́ tí ọmọ gbé lọ skú ní títàyé bákanáà ẹ̀sìn yọ́rùn fún kálukú kò ní jẹ́sìn wàṣírọ́wà ìmẹ́tìkùn ànábì ní bẹ́ẹ̀sì ní wọn ẹ̀mù lọ́wọ́ ṣùgbọ́n wọn tí ó burú tí wọn ò dá tí wọn ò wọn ò dá wọn ò nínú àti ọ ma jó lórí alladhina tubghidunahum wa yubghidunakum o ń làwọn olórí tẹ́ẹ̀nì ẹ̀yin gan tẹ́ jẹ́rà lù ẹ́ kórìíra wọn àánà ó sì kórìíra ẹ̀yin náà bí ṣe ń sáré káàkiri wẹ́ póstà lè kó lẹ́yìn ní ma gbọ́rọ̀ náírà lórí pósítàkì tí bà máa bọ́ lẹ káàkì wọ́n sáfà fàfà sí 80,000 olóhun lè san olóhun lè gbà 100 kún bó sí alọ́tọ́pàá ẹ̀lẹ̀ pósítì àti ẹlẹ́bẹ̀ta <laughs> ń bò lórí burúkú lẹ́lẹ̀ pósítà lọ́fẹ̀ tó ń jẹ́ ìtẹ̀lọ́lọ́ million mọ́ lọ yá ń bò lórí burúkú rẹ̀ bá ń

wọ́n sọ bọ́n wèrè mẹ́fà ọ̀bà kọ́kọ́ múná lọ́nà kó tó nípa gbọ́rọ̀ lẹ́nu olórin búkú tẹ̀ náà jẹmọ́ ṣe yẹ tọ́bọ̀ wáyé tọ́ bá sílẹ̀ lára wá lọ́nà ọ̀rọ̀ àtàyí wà láàní ọ̀rọ̀ àtàbò níbi tẹ̀ tí ń gbé ayé ṣépè ìpínlẹ̀ gan fínà ṣẹṣẹ́ ráyín ojú ẹsẹ̀ àbúṣẹ̀ ìdì ní ẹ̀yí tọ́wọ́ rí kí ah, ni ká wá sí afẹ́lẹ̀ àrùnà bínú bí sẹ́ì tàbí ẹgbẹ́mọ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹ́jì labá ní àtòsẹ́tọ́ ẹ̀rọ̀sẹ́tọ́ ṣe ká yàbọ́ọ̀dẹ̀ pẹ̀lúdà ongó múgó karọlọ wọ́n bá ti ń kírun fún yín tí wọ́n kú ní ẹ̀sìn tí ń kírun kakọmọ̀yàn lọ hadithi náà ọkọ̀ ń sọ fún wa wípé ìjọba ìṣì wọ́n sọ wípé in táà múlọ ọ̀dọ̀ ọlọ́lálìkì àmà ká má múlọ number one gbogbo àjẹun asìnkankan tó bá jẹ́ pé mẹ́sàlásí ní ẹ̀ ń tí ìpàtà tí ó dùn wẹ́ ọlọ́lọ́ lílé rẹ̀ ń gbọ́ wà já láti sẹ́mọ̀ ọkọ̀ọ̀kọ́ ma fọ́wọ́ akọ̀tínú rẹ̀ ọmọ àdù torí a sì lọ ọ̀run tí kí níbi جاء من حديث عبادة ابن الصامت رضي الله تعالى نرضاه عبادة أنساري ọlọ́jọ́ ha but day ṣe pé ààrẹ tí ó bàbá ìlọ rẹ̀ àwọn kan wá kí wọ́n wá bá inú wa ni Junaba ibn Abi Umayya as-Sudusi ìlọ́wà olólìdì ìkọ̀ yẹn kún mọ̀ sí wá jókòó tì àwọn wá ní à ya Ubada hadithina bi hadithin yanfauka Allahu bihi sami'tahu min rasulillahi sallallahu alaihi wasallam ìwọ láti ń wojú àlìkì àmà lójú rẹ̀ àwa ìrẹ́dì láti di sọ́rọ́kọ̀ járíyà fún ọ kò sì kọ́ aládìísì kan ọ̀bà sí láyé má ọba adẹ́dọ̀ ma fi kí ọ yóò ma fi amfani rẹ̀ sàánú rẹ̀ níbikíbi tó wà nù sàárè àwọ́ ma fà káàkì ní lọ́dọ́rọ̀ tí a lónìí náà hadithuna bi hadithin yanfa'uka Allahu bihi wọ́n ni aslahaka Allah gbónú onítùmà ní òdè lábáwá ọlọ́run tún ọ sí torí pé kan wárí àrò okò lọ́sọ́sọ́

tún ẹjẹ́ ẹ̀rẹ́ ṣe yóò tún ọgbé dìde padà tágbọ́ máa tó ṣe ìbádà bá ṣe ń ṣe tágbọ́ máa ṣe lára káàsì gbọ́n ṣe alákúnlé wọ́n sàṣọ̀bẹ́ wọ́n doríkodò ó ní ẹkú oríire in tí mọ gbọ́ yìí foundation náà ni ìgbà tí ó wà mádìí

tẹ́ ẹ̀gbọ́dọ̀ máa máa pé fọ́lọ̀n láti rójú rẹ̀ wọ́n ní kí náà bàyàná wà látọ́à alàsámi wà tọ́à tẹ́ ẹ bá ti ń gbọ́tọ̀ lọ́n ẹni máa gbẹ̀tínú ọ̀pọ̀lọpọ̀ wa àwọ òrìbáhun wà tọ́à a ń gbọ́ a sì ń tẹ̀lé ní lójú ẹsẹ̀ sẹ́bẹ̀ẹ́sẹ́másẹ́nu ni àníkẹ̀ẹ́ta o ń ṣápínà gbogbo ń tọ́ bá jẹ́ pé ń agbọ́tánú ẹ̀sìn ọlọ́run ẹ̀mí gan láìkí a máa sáré sí tẹ́ bọ́ obe kan nílé ọkùnrin kan ní fi kan ìlú sí tí bá mú bọ́ kọ́rọ̀ pé bó àrẹ̀bọ̀ tún wá bí ilẹ̀ sí bí jíàrù ibi mẹ́ta kan kọ̀ọ̀kọ́ bí 6 flat síbẹ̀ kí ló tó fẹ́ sí ah ní option yìí náà ni mẹ́tíná àti ẹnjẹmí yà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àyà ah, ẹnjẹmí àójú ah, mi ń rí ha wọ́n tí mẹ́mọ́ ní ojú ìgbà ni ó wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó lè ní tàà oṣù mẹ́fà bẹ̀lẹ́ lọ́yánu fine o ń kálukú ọkùnrin fẹ́ níyàwó tọ́pọ̀ afẹ́mẹ́tọ́pọ̀ àwọn tó dùn tó dùn nẹ́sì káwọ̀sọ tó fine lọ sí ríd kàpẹ̀rẹ́ ńlá wà màkìrọ́ ìnà àtàwọn nǹkan tá gbọ̀ nẹ́sì tọ́jẹ́ pé ọkùnrin fàmá annabi ní ẹ ẹlòmíì tí dàdà ní bá pè wọn mọ́sálásí ọ̀dọ̀ pé ah, kí ni pọ́blẹ̀mù máì náà mo ń gbúwẹ̀ ẹ̀lẹ́kùnlẹ̀ lánàá oní bí pass level tí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tí ò tí ń sọ ìtíkẹ̀ ẹ̀kù èbó ni kí pọ́nà yóò dìde kírù náà orí ọkọ̀ bínú sí mọ̀ádínú àti ìntẹ́gùn wà lè lè sí àti ìntẹ́gùn ònìsáré lè sí tọ́kàn ònìsáré fàmà gbogbo ẹ̀mọ́ yọ kẹ̀kẹ́ lẹ́lẹ̀ bí ẹ̀sìn Ọlọ́run ẹwọ́ akọkọ akọ́kọ́ tún mú ọmọ lọ sí ilé kí ó kó tó lọ léèwé ah ìlẹ́sẹ́ o ah àwọn ẹgbẹ́ rẹ̀ ọjà alẹ́ yára àdúrà bí ẹmà ṣe tolé ayé rẹ̀ mọ̀nà gbogbo ìlọ́mọ̀ Buhari náà bí ṣe ayé rẹ̀ nú ibi ọmọdé iná ní Islam tẹ́ bá lára ń wọn nígbà wọn kọlọ ilé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́kẹ̀ wọ́kọ̀ iná ìrànàbì àti gbà àti tẹ́mì wáfàmà àti tẹ́mì gbogbo láàmà sáré sí o tún ni wà fi rúsìrì náà àti ìgbàtàbà ní sọ́rí gbogbo tẹ́sìn bá rán wa nígbà náà tẹ́ bá gbọ́n tẹ́lò mí ìfẹ́nu ẹ̀ sọ́sọ́lọ́n Ramadan tí ọ̀bà tí ìmọ̀ tí ó fi jẹ sàárì ètí ìtò bó ṣe sínú tọ́rọ ti bẹ̀rẹ̀ ìpè ní fi ìpè ránṣẹ́ sí sánmà sàárì kí náà ló sì fẹ́ jẹ tọ́ ọba tó bẹ̀ ó lè jọ abọ́ èlùbọ̀ dúdú márùn ti kẹ o ó sì ní ìtàkùnrin sí kẹta níjókòó ẹ̀kan a ní ìgbàtáà ní ní tọ́lọ ń bá pè wà sí àní ìhú yìí jẹmọ́ bá sì dókò tí a jí ń fàmù kálukú ilẹ́mi tí a bá rẹ̀ sọ mo lè sponsor rẹ̀ dán ìwọ̀n náà wà ń tọ́ jẹ lọ́n wà léun tó ọ̀sọ̀ ọ̀kúsọ̀kú tó wálé lọ́bá fi mẹ́ni gbé àti ẹ̀mọ́ṣẹ́ ti mẹ́lára rẹ̀ ah, kó ti dọ́ ni ah, ah, sọ wà ní ẹbí à nígbàbá tó wa kúkú rán mi wá ta bá sì pè nǹkan sí ọlọ́run lè jẹun bá sì

ìgbàtọ̀ ara bá tó dẹ̀wà náà àní tàtàkùtù tọ́lọ ń bá kọ́ wa sábẹ́ wọn kí wọ́n máa darí wa wọ́n fún máa fi 1 billion naira jẹun bẹ̀ lójoojúmọ́ kí ní kankankan gbogbo ẹ̀sí ìbí sẹ́rí annabi ni sẹ́ẹ̀dà lúrú àbẹ́ ẹsẹ sùúrù ń bá náà ni ẹsẹ sùúrù ilẹ̀ mi bá yí sọ wọ́n láwọn ṣe sùúrù wà áfàrọ̀ tánà àlẹ́yìnà ìgbà tí a yé pàádọ́ mọ̀ wípé à nílò lẹ́ẹ̀mejì tí wọ́n bá nílùú kan wọ́n wọlé ṣẹgbàrá yẹn wọlé ilé yẹn yàrá kan náà ni ó wá jẹ́lẹ̀ bàbá arúgbó wọ́n wá wó òkú làjì wọ́n ti lọ wọ́n tún padà bọ́ àwé òkú àbí ìṣẹ́gà ti lọ́mẹ̀ àwọn èèyàn wá àwọn tí wọ́n wá lọ náà bẹ̀ wọ́n láwọn ọmọgbà tó ẹnìkan ní bàbá ọ̀gbọ́yé pé kèèsè lé wọn má kèèsè pé ọ̀gbọ́yé sí ó níbò mìíràn ni ọwọ́ ohun tí sàárín tó kú iná ṣe bó ṣe àpòláàgì bó ṣe kan owó tó ẹgbẹ́ kan bójú ò owó mú tí ìlú bá ṣẹlẹ̀ tí ó wá bọ́ ńjọ́ kejì wọn kọ̀ bí ẹsẹ̀ yìnbọn wọn kó bọ́m̀bù lọ àti a sọ́ọ́dà báyìí ọ̀dọ̀ wọn là ń lọ mẹ́jìyàn sọ́yá ànẹ́bìnrin ẹmẹ́dàwọn wà ásàrọ̀ tánà àlẹ́yìnà nígbọ́tẹ̀ ẹ̀bá ń gbọ́ pé àwọn ọmọ tí wọ́n wà ní Cambridge Oxford wọ́n ti parí ọmọ tí yí wọ́n tó ẹ̀zámù ṣe torí pé ẹ̀rọwó san jẹmọ́ in tó gba odidi ọdún méjì jẹ̀nú sẹ̀mí ẹlòmí kò tó 10,000 naira o àpẹẹrẹ pé èèyàn náà ní lẹ́yìn rí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n lẹ ń bá nílà àkáyè kèé fi bíbí báyàn lò dídà ìlà fi báyàn lò lẹ ń bá nílà àkáyè kápẹ́ ti bíbí ni ọmọtọ́ ẹni tó lè bóòdè sọ́dọ̀ ti a pé ọ́ di pẹ́sẹ̀ntì ọ́ kàdádì rẹ̀ márùn tọ́jọ́ pẹ́sẹ̀ntì bíbí nìyẹn kó tó lè dún wájú wa pé ọ́ jẹ mọ́mù Ìbàdàn láti bàbá rẹ̀ 50 ìtọ́ fi múlẹ̀ wípé ìsìlámù ní ń ṣe wọ́n sì àkúrà nítàn ah, irú wà lẹ́ dídà láti ń bára nílò táàfi nísinmi gbá àbọ̀ iṣẹ́ manu alhamdulillah ah, <laughs> phd ní o ní di business kò ní ṣe ó ní ìdíkáṣẹ́ rẹ̀ bèèrè pé ìmúni ti bí ah, wọ́n ló kò gbìra ní àrùn ìbáṣí èyò ní kan sí ayé yóò sì ní ìsúnwájú ọlọ́pọlọ ìsí ìdẹrú ẹ̀wò àti àwambọ̀ asaratan tí wọ́n bá lẹ́wàá ní ṣáìkì oṣù mẹ́fà wọ́n kò gbọmọ̀ tí a kó mẹ́ ṣáàtù ọmọ wọn náà bí wà áfọ́tàn àlẹ́yìnà ẹsọ pé ẹgbà sláàmù lórí pé ẹ̀nà ìdálùú tí ó ẹ̀bá ṣẹlẹ̀ sí wọ́n náà tó sàdé ẹwà máa gbọ́ asárọ̀ yẹn sẹ́ mẹ́ pé ìlàfẹ́ dagbù ẹ̀rù sí sírù ẹ̀sì sáńjẹ jẹmọ́ àwọn tí ó ń pariwo pé ara ní wáìṣì àwọn wo níná nínú àwọn àjọ kiri yóò kà tó tóbi ní Nàìjíríà ìkábòdè babájọ́ foríjìwà àwọn mọ̀pẹ́sẹ̀ wa ló pọ̀ àdẹ̀ ní sí bẹ́ẹ̀mà bàbá ìyà ipọ̀ ìyà ń jẹ bàbá ebi pọ̀ ebi ń e, e, pa wá ọdẹ̀ ti súnmi mẹ́ débi pé mọ̀ ń bẹ́ mú tí a máa jọ rẹ̀ ní ẹni àfúnlẹ́sì wípé ebi wo ní ń pa yín o bàbá lágbájọ́ ọmọ yín irú létí ń dé l'Amẹ́ríkà rẹ̀ o ìkẹjẹ́ ló fi jẹ́ pé afẹ́ẹ̀wọ̀n àtọ́fẹ́ ẹkọ́ àjọ lọ́la ebi tí ń pa wá ní ń pẹ̀yìn náà kátọ́ ẹ́nsàsì tí a fi ń kó màálù lẹ̀ sáwàtẹ́ bí ń pa láńpa màálù ebi ń pàwàbí àbáwọn kan bẹ̀ lábẹ́ ọ̀rọ̀ àdògẹ́ká àti gbogbo títí kèèpèjọ́ méjì kèèpèjọ́ mẹ́ta ẹ̀ ń yọ ojú ọlọ́pàá ẹ̀ ń yọ ìfún èèyàn ẹ̀ fi ń ṣe súyà ìgbàlá tó mọ̀ wípé àṣẹ nǹkan ti ṣèlú asọ̀rọ̀tàn àrínà ẹ̀rí ìfẹ̀tọ́ ẹni dún ní tó lè mú yẹ̀ yarí tí ogun nǹkan fọ̀jú pọ̀ anẹ́bìké o ìlọ́dà túnú sùúrù tòótọ́ yóò pọ̀lọpọ̀lọ wa graduate tí ti dárò àwọn ọlọ́pàá dẹ̀ mú jùlẹ̀ bá ṣe mẹ́jùlẹ̀ ní ọ̀nà wọ́n ṣe bóde láàrọ̀ ìní sọ́ọ̀sẹ̀ bóde láàrọ̀ ilẹ̀ àwọn náà bá ó ní graduate ní míkọ́ eh, graduate phd order bí ti bára àwọ̀ ògbòlówẹ́ ibi táwà wà nìyẹn tó ìwọ̀ pẹ̀lẹ̀ ń graduate ẹlòmínà tó pẹ̀ graduate náà ah, ta ní ó ti bára ní èèyàn náà ni ó ti ìtẹ́ jọ ń fà bára wọn lọ́nu kò rò kàkà fílẹ̀ ní bá sí ìsìbárún lẹ̀ kò sí ẹ̀kẹ́ sí jọ́nà bó sì rúnú lọ́bà lọ gbé ládà sí ń tàbí kwanu ọba bọ́ sí ibi òpó náà láìfọ́yà in tó gbámọ́nù bórí àwọn ọ̀dọ́ sí spark náà bí a, wà lẹ́yìn tí pọ̀jù mẹ́ta lẹ́ta tí gbọ́rọ̀ wọn síbẹ̀ sí máa pàǹkọ̀ kanú tó ń ti bẹ́ẹ̀ sọ́jọ́ mẹ́ ọjọ́ ti lọ àátọ̀tẹ́síwájú ti àní tọwàdíjọ́ mẹ́jọ àátọ̀tẹ́síwájú àmbọ̀ wà átàrọ̀ta nàlẹ́yìnà gbogbo tí bá ti ń fi ń fi àjíyà tó fún tó wúwárán sí báyìí mi ní mọ́ bínú kọjá àyàn àjẹ́mẹ́ ní kọmọ wù ẹgbọ́n tánàbí ń kọ́ wa à ẹ ń bá pànà bí ní tẹ́ọ́rìsì ó ti kọ lẹ́tà sórí ibú kọ́kà tù bá lókù ó ní kò fi ní rìsífù ẹ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ máa ó bó ti dúó jẹ́jẹ́ ọlọ́run oríjì lọ wọ abẹ́ gbogbo àwọn tí a máa kọ́ ìjẹ ìnáà kí ni a ń ṣe Nàìjíríà tí a ń yọ ìbínú Islamu pọ̀ mẹ́rin lẹ́fù ní ǹkẹ́ ìdàrú tó báyìí ṣùgbọ́n tó bá jẹ́ wípé bí ayé Jonathan náà ṣe rí ni àti gbẹ́ta ń ké mẹ́ náà musulmi ló lìdí àwọn ẹ̀pẹ́ ẹjá lọ wúkú mẹ́ gbogbo àwọn tí a náà bọ́ lọ mú tí ebi ẹgbẹ́ fọ́ọ̀mù ní ọkọ̀ rísásọ́rọ́kì tí a lọ sùn bẹ́ ìlú tẹ́ wá ń sọ gbogbo náà lónìí gbogbo àwọn tí wọ́n wá ń darí ìlú ọ̀hún náà wọléwọ̀dé yìí ni ẹ́ ìtọ́mọ̀ ọjọ́ ń sọ gánú ṣe bẹ́ ilẹ̀ ẹ́sọ pé olúwa mi ṣe pé kí wọ́n ṣe báyìí olúwa mi ṣe pé wọ́n ṣe báyìí jẹmá ẹgbẹ́ arúgbọ́dọ̀ lọ kátó sí alhamdulillah musulmi kínìdì yíya 2000 yíya 2020 torí kíni ẹlọ́rẹ̀ mú 20 20 mẹ́rin tó tẹ̀lé torí kó ti dùn lẹ́nu yín ìyìn lẹ́wà máa fi control sáma year 2 2020 year of mercy year 2 2020 year of joy year 2 2020 in time ma kowon se meeting no bi se so ngana no takiri be bi se so mi gba lawo ko wasaso jama se yo ti to gbogbo mùsùlùmí ti odo dede wí pé a se jo wa lójú kan báyìí tin to wa ma ko won aba to kù leleyi lo ya 2020 ọ̀nà rẹ̀ o níjọ́ tí lọ́nà tàwọn sí bọ̀ bẹ́ẹ̀ wọ́n náà rọ́lọ̀ fúnra àwọn báyìí tó sọ wípé máì lọ máa ṣe wọ́n dòrò sí lórí o tó ń ti bẹ́ẹ̀ in tí ń ṣe wá Nàìjíríà gbogbo wa níjọ́ ń ṣe in solówó in solòsì in náà ni ọlọ́ọ̀bí àáfọ̀pọ̀lọ wa tó músánmà rẹ̀ lọ ìtí ń dàgbò ẹ̀rú náà a àmà bá kútùwà lọ́jọ́ mẹ́jọ torí ọjọ́ ti lọ àti ìdébí àwọn àtẹ́fẹ́dé ṣùgbọ́n bá jẹ́ wípé radiya billahi rabban tó yọ́nú sọ́lọ́n pé ọlọ́lọ́lọ́run wa bil islami dinan tó sì yọ́nú sí islamu pé ẹ̀sìn tọ́lọ́run ọba ọbárì wa bi muhammadin rasula tó sì yọ́nú sí annabi pé òjíṣẹ́ rẹ̀ ni kó má bóòdé pẹ̀lú protesti o títẹ́ ti ṣe gbé ìdàjọ́ ọlọ́run tí ń bẹ lórí ẹ̀kàn pàwátá nítorí wípé gbogbo àwọn àdítọ̀ wá ń bẹ àwọn tó bá fẹ́ fi ọ bẹ́ẹ̀dì pé lómi ọbẹ̀ ó níbi abala tí wọ́n máa sọ wọ́n máa wá fà abala kẹpamọ́ torí ìkíni jẹmáà àwọn tó ní abóde sẹ́mi àti níjọ́ bára sẹ́mi àti níbo láti jọ ṣe mítì ìgbé kábóde ẹ̀sọ́ sọmọsíláṣí bí láti sọ sáà sọ́mọ ọjà gbájú nígbà abẹ́rẹ́ yóò kùkú dẹ̀ náà jọ́ka náà ni èyí tí ẹgbẹ̀rẹ̀ mẹ̀kúnnù ká iná nù àwọn mìírìtì àtúnwò pé à ẹ̀dáwọn ilé iná jẹ́ ti bọ́ ọjàrẹ́ àpọ̀ láti dẹ̀jẹ́ mẹ̀kúnnù wájú táàrí 2027 ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan agba wá 1 billion naira ẹni ọlọ́run bá kọ òsì mọ̀wájú rẹ̀ yóò wòwò tí láàrin ọ̀sẹ̀ kan kò lè sọ adúló bá yóò ṣe máa rí lọ rí èyí tí ẹni ọmọ bọ̀ ó lálẹ̀ sọ́nù mùsùlùmí ọwá gbẹ́ ẹ tí mọ́ wá bẹ̀rẹ̀ protest náà ẹ̀rẹ̀ lórí tí ó mú gólọ̀ ẹ̀lẹ̀mí ọgbápùlá wọ́n tẹ̀rẹ àwọn mú kankan oṣù wọ́n ní kádé ìkanẹ́sì lójú ọmọ tàbí ẹ̀rùn ìrọ́nà ní wà bá ní dẹ̀bí sáré ẹ̀mà aláwọn tí ó àwọn tó jẹ́ kọ́ yẹ kí wọ́n ronú pé tó tún ní ẹni ọmọ sọwádà báyìí èmi ìṣẹ́lùmí tí ń bá rí ọmọ tó yẹkọ́ tó ti wọ ọmọ tó yẹkọ́ wọn primary school kọ̀ tọrọ wọ́rọ̀ tẹ̀bírí kí n fún ní gbogbo ọmọ tí a mẹ́lú òrùn fọ́n lórí nítorí wípé wọ́n ní dríìmù tí a gbé wáyé pí mọ̀ fẹ́ dàbáyì mọ̀ fẹ́ dàbáyì àwọn kan ní wù pé tán bá ti ń fún ní nǹkan báyìí wọ́n dàgbà sórí ìbáhùn wọ́n ṣe é lò fún àmà àtàwọn ma ti lù àwa fún titian ìní ipa dríìmù rẹ ẹn tí mọ̀ mọ̀ pé lè kọ́nà ọ́sàn ma bá yẹn wọn ní sùkú ẹ̀nà máa ṣe báyìí orí dáadáa ṣe sí ọmọ èké tọ́yẹ̀kọ́ wà ń tọ́yẹ̀kọ́ wà ní èké tí ń tọrọ bára ẹ má fún alówó máa tẹ́ bá fẹ́ fi sàánú wọn wípé ọmọ yìí ti ẹjẹ́ àwọn tí sọ̀rọ̀ mú rédíò tí inú rédíò léò lè bàjẹ́ ọba dẹ́dà mẹ́jẹ́ àṣòfò jẹmáà ẹlúùlú ọlọ́rọ̀ sógbó ẹyẹ yòókù tọ́bọ́ wá fẹ́nu ẹ̀fàjò wọ́n lọ fẹ́nu ẹ̀fàjò tán sórí ara rẹ̀ sórí ara rẹ̀ nìkan ní ọmọ náà jẹmáà ẹmá ìbádà tàà ń ṣe lọ ẹmá jẹ́ àpàdé ẹ̀sì ah, tó ah, rẹ̀ àfọ́lọ̀bájá sí bọ́lọ́wọ́ sàfúríjì ibi ìbẹ̀lọ́bà lórí ìyàndíwájú ògbogbo sáàkì lúkùn rẹ̀ ẹmọ́ tẹ̀mí lúkùn rẹ̀ o ń kálukọ́ wà tí ó ṣe kẹ́ tọ́lọ̀rẹ́ ìgbà àṣẹ rẹ̀ tó ti ṣe wájú jẹmáà ẹmọ́ bàbá bóòdé o ààyè parí kútúbà ní tòótọ́ ẹmọ́ bàbá bóòdé o ṣùgbọ́n bí tí ń bọ̀ náà nù ṣùgbọ́n á kẹ́rì ẹmọ́ bàbá gbogbo ọ̀tí ó sì gọ́ bí pé àbíkà ń sọ ẹjọ́ àtẹ̀lẹ̀ lọ́jọ́ àtẹ̀ àmì kọ̀lá pẹ̀lẹ̀ ọ̀gá dáàfú àà ànábì ti ń sọ ó nírú àwọn tí ń bá wí ń bẹ̀ irú èyí tí ṣẹlẹ̀ náà ó nírú tí orúkọ rẹ̀ ṣùgbọ́n a lè mẹ́jáde sódodo ẹ̀sìn ni in tó kùnlẹ̀ yẹ káwọ̀ máa sọ fún ìnàní pé ìbá kéèké fún kẹ́ẹ̀dí àjọ padà sí pílẹ̀ káfíìràn káàkì mìíràn káàkì mìíràn káàkì ọba dẹ́dà kò sí generation tí ó ní fìtì náà tí ẹ èyí táwà ń bá yíre mẹ́jì ọgbẹ́sẹ̀ lọ́wọ́ wa o ọlọ́njọ́ o wá bá ní bútútù sí o jí a lè máa ṣe tọ́ fẹ́ o dákun wọ́ládà ní kàṣẹ rẹ̀ ìwọ́làwà wá ní o ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ti tèmi ẹ̀yin lè mẹ́ṣẹ̀ lọ́n gbogbo bí tí ìdarí ti ń wá látókè sí ajẹjẹ o àfábùnù tẹ̀míyà wọ́n sọ̀rọ̀ ìmàkan wọ́n ní àdáólátà àdáádìlá ìlú kọ́ntì nílá tó bá jẹ́ pé orí déédéé ni ọba mẹ́ntíẹ́ ń ṣe lé lórí yúkọ̀ wímọ̀ Allah ọlọ́run sì máa bá wọn tòlú ní títayé ni o wà zọ́nímà wà incarnate mushrikatan kódà ọ̀wà kọ́nà gbogbo olù tí a bá gbé gbogbo ọ̀sẹ̀ ní wọn lórí déédé wípé àtijọba àtàrà lo òfin èyí o lè tráì láti o ìrìn ọ̀tọ̀ ṣùgbọ́pọ̀ jáde sí a pẹ̀lú àbòsí irú tó bá ti rí bá ń pín dérí lájọmọ́ ní tàbí jẹ́sọ́ lájẹ́sọ́ kọ́dà kọ̀ jẹ́lú kèfè rí ìmọ́bùn tí a ní ẹ́ẹ̀sì rí tọ́lọ̀wọ̀n ọbọ̀ ní dọ́rọ̀ wọn ọwọ́ wọ́n zọ́nímà ìlú tó bá jẹ́lú Ha eh, ẹ̀yà eh, nínú Kùrán ah rẹ̀ bọ́bà rẹ̀ gẹ́gẹ́ sí sàyẹ̀ níjọ́ mẹ́jọ ilá fọ̀gbà yẹngẹ̀ bí ibn láìlú wájìl kọ̀há kó ń kalùkọ́ mọ́ gọ́ọ̀bì kankan àwà tí a ń ké fún lọ ṣe ṣe sọ ni gbogbo àwọn tí ó mọ́dáwọn ilé ilé o àwọn ilé ọ̀kànjú gangan ni o àwọn tàà màpá ní tàà lọ sí ilé àlé pẹ́kọ́ mọ́ ọkọ̀ díẹ̀ díẹ̀ o fàyà fàyà lọ fàyà go tàṣíwánú ọkọ̀ kò sí sọ o jàmá ibi àlàáfíà láwà àfẹ́kútúbà ó tí ó ti ṣùgbọ́n kásá parí ẹ̀sì bí bí ìdìn láì tààlá tó bá dìjọ́ mẹ́jọ àtò tẹ́síwájú alhamdulillah alhamdulillah ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسلما كثيرا أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم أن اتقوا الله قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم سكارى ولكن عذاب الله شديد أمتنا ربنا سبحانه وتعالى امتن علينا جميعا بإرسال رسوله صلى الله عليه وسلم إلينا رحمة للعالمين لذلك كان هذا الرسول يدعو إلى الوسطية وعثم الله سبحانه وتعالى عليه وعلى أمتي بقوله كنتم خير أمة أحدث في الناس وبقوله سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا أنا بكل في الصحيح عنده لكن أقول ما نفس من قرمة الغد واتقوا الله إن الله خبر بما تعملون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد علمنا الصبر متى ما وجدنا من حكامنا ما ينفرنا إليهم ما داموا يقيمون فينا الصلاة جاء من حديث عوف ابن مالك رضي الله تعالى عنه والحديث مخرج الصيدة من مسلم رحمه الله تعالى قال قال صلى الله عليه وسلم خيار أئمتكم الذين تحبون ويحبونكم وتصلون عليهم ويصلون عليكم وشرار أئمتكم الذين تبغضون ويبغضونكم وتدعون عليهم ويدعون وتلعنونهم ويلعنونكم قالوا يا رسول الله أفلا ننابذهم بالسيف أفلا ننابذهم بالسيف قال لا ما أقاموا فيكم الصلاة وكذلك جاء من حديث جنابة ابن أبي تستمر الخطبة في الجمعة القادمة إن كان في الأمر بقية ونسأل الله الرحمن أن يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا كلنا ولا تكن علينا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا تهر أعمالنا وتهر قلوبنا وتهر جسادنا واجعل أعمالنا مخلصة خالصة لك يا رب العالمين اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل الذنوب والمعاصي عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلموا صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا الدين الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا عليكم